Unit 9, Exercise B, describing a city. Negate everything that's said about Brooklyn below. Use the appropriate negative markers in your sentences. You'll hear the correct answer after a pause. Brooklyn jẹ́ ìlú tí tóbi. Brooklyn kì í ṣe ìlú tóbi. Brooklyn ní ènìyàn bíi mílíọ̀nù mẹ́ta. Brooklyn kò ní ènìyàn bíi mílíọ̀nù mẹ́ta. Oríṣiríṣi ènìyàn ni ó ń gbé Brooklyn. Oríṣiríṣi ènìyàn kọ́ ni ó ń gbé Brooklyn. Brooklyn ní ilé ẹ̀kọ́ jẹ́lé-ósinmi lóríṣiríṣi, ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé ẹ̀kọ́ oníwèé mẹ́wàá àti ilé ẹ̀kọ́ gíga jùlọ tí à ń pè ní yunifásítì. Brooklyn kò ní ilé-ẹ̀kọ́ jẹ́léósinmi lóríṣiríṣi, ilé-ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé-ẹ̀kọ́ oníìwé-mẹ́wàá àti ilé-ẹ̀kọ́ gíga jùlọ tí a ń pè ní yunifásítì. Ilé oríṣiríṣi wà ní Brooklyn. Ilé oríṣiríṣi kò sí ní Brooklyn.